إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار Ah, gbogbo ọkùnrin tí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ní kasuso ni an bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kí o ṣe gbogbo àwọn alamari wa kò ṣe ní rọrùn fún wa kí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala kò ṣe wálẹ̀ ní tí ó sì pé yóò ma lépa àti gbọ́ àgbóyẹ̀sìn àti mọ̀ òdodo nípa gbogbo nǹkan tó bá ń ṣe àwọn bẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala kuma sai hidayawa lima ikhtulif fihi min al-haqqi níbi gbogbo àwọn nǹkan tó bá ṣe yàpọ̀ ẹnu kọ́nà kó ma tọ́wà sí òdodo al-imam ibn rajab rahimahullahu ta'ala gẹ́bà ti fẹ́ǹkà nínú tí náà kashful kurba fi wasfi ahli al-ghurba tí wọ́n sálàyé ní abala kúrò níbi ìrújú àti ìfẹ́kúfẹ́ ọkàn wọ́n bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún wa àwọn àjòjì bí ó ṣe máa jẹ́ láàrin àwọn èèyàn wọ́n sì bẹ̀rẹ̀ sí mú oríṣiríṣi àwọn ọ̀rọ̀ sálàfù wa àtàwọn oríṣiríṣi ìṣesí wọn àtàwọn oríṣiríṣi àwọn àlàyé láti fi ṣàlàyé pàtàkì ìjájòjì gangan abala yìí òun ló fẹ́ ṣàlàyé gbogbo àwọn àhàdíìsì tó ti síwájú nínú ọ̀rọ̀ Imam Ibn Rajab òun ló fẹ́ ṣàlàyé rẹ̀ jù tí àkọlé rẹ̀ ń jẹ́ taqsimu hamalatil ilmi abala tó fẹ́ ṣàǹfàní jù nínú gbogbo àwọn abala inú tíra yìí ni taqsimu hamalatil ilmi nínú abala yìí alimami rajab wọ́n sàlàyé nǹkan tó ṣe pàtàkì gan tó ṣe pé gbogbo tó bá ń wá òdodo ló ní bùkátà láti makini torí pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń jẹ pẹ̀lú pé ìmà ìmà ìmà náà ni oríṣiríṣi àwọn tó sì ní ìmà lọ́wọ́ oríṣiríṣi àwọn tán sọ̀rọ̀ ọmọ oríṣiríṣi àwọn tán pèpè sí ìmọ̀ oríṣiríṣi ọ̀tọ̀tọ̀ ní gbogbo wọn Al-Imam Ibn Rajab sọ pé taqsimu hamalati al-ilmi ìpín àwọn tí so ahlul ilmi wọ́n máa tún máa lò hamalatul ilmi wọ́n so hamalatul ilmi ahlul ilmi ahlul qur'an hamalatul qur'an oríṣiríṣi bá sí máa lò fún wọn nìyẹn so alfáàzùn mọ̀tàrọ̀dífà àwọn gbólóhùn tó jọra wọn ní tòmani àwọn gbólóhùn tó wà synonymous ni ومن هذا المعنى الحافظ ابن رجب wọ́n sọ pé in tí ó wá tó wá sàlàyé rún kàbáì irú àwọn tó mú ìmàdání wọ́n ma rawahu Abu Nu'aym òun ni tí Abu Nu'aym gbà wá wa ghayruhu àtàwọn tó yàtọ̀ sí an Kumail ibn Zayad látọ̀dọ̀ Kumail ibn Zayad an Ali látọ̀dọ̀ Ali ibn Abi Talib radiyallahu anhu annahu qal pé Ali ibn Abi Talib sọ pé annasu thalatha ní pé àwọn èèyàn yana mẹ́ta ni wọ́n so atharu yìí òun ni al-Hafiz ibn Rajab na fẹ́ fi sàlàyé orísìírísìí àwọn tí àwọn èèyàn pín sí nípa ìmọ̀ annasu tó ìta bá padà sínú àwọn tíra tí al-Hafiz Ibn Rajab Hilyatul Awliya ti Abu Nu'aym a rí pé kèsèbí tó ti bẹ̀rẹ̀ ní so ṣùgbọ́n in tí al-Hafiz Ibn Rajab ta fẹ́ lónìí kí wá ní síhà atharu ta fẹ́ kàí gangan atharu tó wá látọ̀dọ̀ Ali kí ni síhà rẹ̀ àwọn ulama ni wọ́n ti gba wọ́n gba asari yíwá ní ọ̀nà tó pọ̀ gẹ̀ wọ́n gba kásọ pé wọ́n gba asari yíwá ní ọ̀nà méjì kéṣe ọ̀nà tó pọ̀ gẹ̀ ṣùgbọ́n àwọn asari pọ̀ láàrin àwọn olùmọ̀ púpọ̀ tó máa ń lónà àwọn tíra wọn ni asari yẹn pọ̀ gan ó pọ̀ gan tó máa ń lò gan láàrin àwọn olùmọ̀ ó gbajúmọ̀ gan láàrin àwọn olùmọ̀ kò sí èyàn fẹ́ lè máa fẹ́ èyàn sáì fẹ́ má bá èyàn ní sáì bá afárí inú rẹ̀ nínú àwọn tíra àwọn ìmọ̀ tó ń sàlàyé ìmọ̀ àtàwọn láti ń bẹ fún ìmọ̀ àti ẹ̀kọ́ tí ń fẹ́ bẹ fún onímímọ̀ àti ẹ̀kọ́ tí ń bẹ fẹ́ni tí ń wá ìmọ̀ gbogbo àwọn tíra wọ́n sábà máa ń fi afárí wọ́n sábà máa ń fi sínú rẹ̀ gẹ́gẹ́ bí káwọ̀ jami'u bayani al wa fadli ti al ibn abdul barr هو النور بكنا ترى الخطيب ترى الخطيب البغدادي الفقيه والمتفقه انه ترى هو النور بكنا ابو نعيم انا ابو جاد انه حليه الاولياء àwọn tó pọ̀ náà nínú àwọn olùmọ̀ wọ́n máa mú àtàrí wá ṣùgbọ́n àtàrí ọ̀nà méjì náà ló gbà wá ọ̀nà méjì náà ni ó gbà wá a ní wùlẹ̀ máa dákọ̀ ìsinádò rẹ̀ ṣùgbọ́n àwọn tó gbà wá ọ̀pọ̀lọpọ̀ wọn náà gbà wá látọ̀dọ̀ tariqi min tariqi Abi Nu'aym láti ojú pẹ́nẹ̀ tí Abu Nu'aym ti gba hadithi wa náà ni àwọn náà ti gba hadithi wa yẹ́bi al baghdadi àwọn náà gbà wá látọ̀dọ̀ tariqu náà fi gbà ṣe atharu ṣe in tó lálàáfíà ni àbí kèsì tó lálàáfíà tàbá ọkọ̀ wẹni tó gbà wáyì Kumail ibn Zayad tàbá lọ́wọ́ a rí pé àwọn olùmọ̀ wọ́n ti jarraha àrọ́wì ibn Hibban wọ́n sọ nípa Kumail ibn Zayad wọ́n ni min mufridina fi Ali nínú àwọn olùkọjá àlà nínú àwọn tó ma ń kọjá àlàǹpa àríyìn ni o ni mimman yarwi anhu al-mu'adalat àwọn tó ma ń gba àwọn nǹkan tó jẹ́ mu'adalat wà látọ̀dọ̀ rẹ̀ ni kí ni wọ́n gbà lérò pẹ̀lú mu'adalat ń bí tàbà gbàgbé nínú ilmul mustalah والمعضل الساقط منه اثنان انت كو ني معضل ني تو سي بي راوي méjì wọ́n sínú riwaya yẹn rawi méjì wọ́n rawi méjì ti geko nínú riwaya yẹn ó wá tó tẹ̀léra wọn tàbí jù bẹ́ẹ̀ lọ rawi méjì tàbí jù bẹ́ẹ̀ lọ ó tó tẹ̀léra wọn ó wá geko nu ẹgbàwá yẹn tó sì pé wọ́n tó tẹ̀léra wọn kìí sí pé àyè ọ̀tọ̀ọ̀tọ̀ méjèèjì tó tẹ̀léra wọn wọ́n wá yọkó wọn sínú wọ́n gé wọn kónú ríwáyà yẹn wọ́n pè ní mu'dal nínú ìsìlá àwọn afáradì ṣùgbọ́n bá ìgbà míì náà ìtumọ̀ tó jẹ́ aslu nìyẹn ìgbà míì náà wọ́n tún máa ń lo mu'dal fún al-munkar so gẹ́gẹ́ bí alimamu zahabi gẹ́gẹ́ sí sàlàyé nínú tíra àwọn almaukido fi musalah alhadith so àtàwọn àwọn olùmọ̀mínà gẹ́gẹ́ bí alhafiz ibn hajar nínú tíra àwọn annuzha so almu'adal wọ́n ma ń lò fún almunkarun gbà ní in tí alimami ibn hibban in tán gbà lérò bí nìyàn in tí alimami ibn hibban in tán gbà lérò ní bí ni pé آه، ممن يروي عنه المعضلات لا راه مو تمن غبا معضلات ولا تدع علي انت بريرو كلو معضلات بي او ني بي المنكر المنكر الحديث المنكر اي حديث وانا سين بين حديث المنكر ا آه، حديث المنكر والمنكر الفرد به راو غدا تعديله لا يحمل التفرد al-hadithul munkar ni hadith tó ṣe pé tó bá wá látọ̀dọ̀ èèyàn tó bá wá látọ̀dọ̀ èèyàn kan a lè gba hadith yẹn wọlé tó bá yí pé tọ̀ríkù àtọ̀dọ̀ ẹniyàn nìkan náà ló ti wá hadith tó ṣe pé tó bá wá látọ̀dọ̀ ẹniyàn nìkan èyàn lè gbára lé púpọ̀ ni èyàn ó sẹ̀ ma ṣe i'tibar èyàn ma afwan èyàn sì máa wá túrùkù tó wá sahihi jàre tíyàn fi rí pé ó lálàáfíà ni so kìí pé yíò wá àwọn mí fi kùnkùn rárá hadithul munkar rárá so hadithul munkar òun ni hadithu sí pé bóyá bí gẹ́gẹ́ bí al-Hafiz ibn Rajab tán sì والطعن إما أن يكون لكذب الراوي أو تهمته بذلك أو ها فحش غلط تيبا من سيانوا سيسيتو لبرا أبي غفلة أبي فسق àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta ìlú ma ń fa kí àdísì yẹn jẹ mọ́nká tí a bá máa ń ṣe àṣìṣe tó lágbára tí ó bá fọ́nú fọ́ra ní tí ó tó máa ń gbàgbéra àbí fisk tó jẹ́ fásík àwọn tíyàn bá gba hadithi wa tíra àwọn èèyàn báyìí bá gba hadithi wa wọ́n mọ̀ pé hadith wọn ni hadithun munkar so ibn hibban sọ pé mimman yarwi anhu al-mu'adalat munkarul hadith jiddan ọ̀nà ni ibn hibban padà sọ sẹ́yìn yí pé munkarul hadith tutqa riwayatuhu èyàn jìnà sí àwọn ìgbàwà rẹ̀ wala yuhtajju bihi èyàn lè fi sẹ̀rí èyàn lè fi ṣe ẹ̀rí so bákanáà Kumaili yìí a rí pé Ibn Ma'in wọ́n wà sákọ̀ wọn wọ́n wà sákọ̀ Kumaili ibn Zayad ṣùgbọ́n in tó nílẹ̀ ń parẹ̀ ni pé munkarul hadithi ni munkaru alhadith bákanáà ẹni tó tún gbà wá látọ̀dọ̀ kumail abdurrahman ibn jundub ibn hibban wọ́n fi ó kọ wọn sínú astiqat wọ́n fi ó kọ abdurrahman ibn jundub wọ́n fi ó kọ wọn wọ́n fi sínú astiqat a sì mọ̀ pé astiqat ó kọ àwọn tí wọ́n ṣe gbárati ni wọ́n máa fi síbẹ̀ ṣùgbọ́n kí ni ìdí tí wọ́n fi fi ó kọ síbẹ̀ ìdí tí wọ́n fi fi ókọ Abdurrahman ibn Jundub sínú àfẹ́kọ́tì ní pín Al-Imam ibn Hibban wọ́n ní príncipù kan wọ́n ní òfin kata ma ń tẹ̀lé òun náà ni pé majhul ẹni tó bá ti jẹ́ majhulul uh, hal lọ́dọ̀ tí wọn so ẹni tó bá ti jẹ́ majhulul hal lọ́dọ̀ tí so àbí tó bá ti ẹ̀sẹ́ pé majhulul aini gani so tó yí pé majhulul aini so Al-Imam ibn Hibban wọ́n máa ń wọ́n ma ń gbà pé al'aslu fil muslim al'adala wọ́n wà sákọ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ti gbà pé síkọ̀ ni tó ayé majhúlù ni ṣùgbọ́n gbà tí àwọn olùmọ̀ tó ń ṣe istitraq tí wọ́n padà wo gbọ́n tíra àwọn wò dáadáa àwọn tíra àwọn yálà sahihi wọn náà ni àbí òfin tá máa ń tẹ̀lé pé al-aslu fil muslim al-adala yìí àwọn ẹlòmí tí Ibn Hibban ní pé ní majhul àwọn olùmọ́padà padà rí tarjama wọn wọ́n sì padà rí ọ̀rọ̀ àwọn olùmọ̀ lórí wọn bóyá olùmọ̀ so in bẹnu àwọn ẹlòmí tó yí pé al-Imam Ibn Hibban ní pé ní majhul tí wọ́n sì ìsìn bẹnu àwọn tí alimam ibn Hibban pè ní majhul tí àwọn olùmọ́padà rí wọn tí wọ́n jarọ́ṣà wọn so wọn ò fi kódà lára àwọn nǹkan tó mọ́ mú alimam ibn Hibban sí ni ni pé kọ́ídà pé al'aslu fil muslim al'adala ni pé ìpìlẹ̀ fún musulmi in tó fà tó sí pé ọ̀pọ̀lọpọ̀ hadithi mi nínú sahihi nínú sahihi Ah, alimami ibn Hibban pè ní majhul láwọn bomi wọ́n padà rí wọn pé munkarul hadith lọ́pọ̀lọpọ̀ abẹ́lómi kò tẹ̀sẹ̀ pé majhul náà ni so hadith yẹn wọn ní gbà wọlé àwọn olùmọ́sùn so wọn ní gbà wọlé èyí tá gbà wá tá ma wọn yẹn ó tó wa a ní bùkátà sáwọn tá ma hálù wọn lára àwọn tí alimami ibn Hibban tí wọ́n wá wà sákọ̀ jẹ́ ti pé ah ọ̀rọ̀ wí olódodo torí pé ó jẹ́ majhul torí pé ó jẹ́ majhul nínú tíra wọn òun ni abdurrahman ibn jundubi sẹwárí abdurrahman ibn jundubi alimọ́ ibn hajar nínú at-tahdhib àwọn ti padà jarọ́ hàrí ah, alimọ́ eh, ibn hajar wọ́n ti padà jarọ́ hàrí nínú at-tahdhib so ní àwọn bùnmí wọ́n sì pè ní majhul bí eh, eh, ibn hibban wà sákọ̀lẹ̀ ṣùgbọ́n ní àwọn bòmí àwọn padà pé ní majhul so ẹni ẹlẹ́kẹta òun ni nínú isnadi òun ni athamali athamali ọkọ̀ ẹniyẹniyẹ bó àwọn olùmọ̀ ẹnu wọ́n kò lórí pé dọ̀ífù ní ilé ìjẹ bí yóò bá ti rí ẹlòmí nínú isnadi tí wọ́n fẹ́ dọ̀áfà ilé ìgbẹ́ tító athamali dọ̀ífù ni فهو رافضي فهو rọ̀fìdíyù in tí imam ahmad ibn hanbal àti ibn ma'in in tán sọ ń parẹ̀ nìyẹn kọ́dá wani laysa bi shay'in wani laysa bi shay'in lára wọn alfadhul jarhi nìyẹn tá ma sọ pé laysa bi shay'in so ẹni tí yíò lè gba hadithi rẹ̀ ní ara ni wani alimamun nasa'i na wọn jà rọ́ha rẹ̀ ẹnu àwọn olùmọ́sá kò pé athamali lára wọn tó wà nù isnadi hadithi isnadi athar tafẹ́ka yìí so al-Imam an-Nasa'i àwọn náà sọ pé laysa bi thiqah wọ́n ní kèsè thiqah àti al-Imam ibn Hibban wọ́n sọ pé kathirul wahm ó máa ń sí àṣìṣe lọ́pọ̀lọpọ̀ wà hatta kharaja an haddi al-ihtijaj bihi tí tó fi kún bí pé èyàn tí ẹ fi ọ̀rọ̀ rẹ̀ sẹ̀rí rárá ma'a guluwin fi tashayyu'ihi ó sì láṣe jù níbi tashayyu'u rẹ̀ a sì mọ̀ pé lára àwọn hadithi lára àwọn asbabul jarhi òun náà ni albida lára àwọn asbabul jarhi lára àwọn ìdí tí àwọn olùmọ́fí ma ń jar wá harawi òun náà ni bida so pàápàá jùlọ tó bá yí pé bida yí wà ó ẹniyàn jẹ́ mọ̀tàṣá àbí lára àwọn gulubu inú bida lára àwọn ìdí tí àwọn olùmọ́fí tí kò rí ah, lẹ́ni so asaru tí ò rí ni so asaru tí kò rí lẹ́ni torí pé ah, dọ̀ífù ni asarun dọ̀ífù so mẹ́ta bá wọ ìtumọ̀ rẹ̀ ìtumọ̀ rẹ̀ ó jẹ́ tó ṣàǹfààní púpọ̀ gan pàápàá jùlọ láti ṣàlàyé ìpín tí àwọn èèyàn pín sí èèyàn lè mọ̀ wò pé ah, báwo láti lè sọ pé asaru jẹ́ dọ̀ífù ká túnmọ̀ sọ pé káwọ ìtumọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ ń ṣe eléyìí dáadáa ọ̀rọ̀ sì pọ̀ gan tí a bá lọ́wọ́ ní silsilatu da'ifa Sheikh Muhammad Nasiruddin Al-Albani wọ́n sàlàyé ilé tó pọ̀ gan nínú àwọn hadithi mi àwọn hadithi mi tó yí pé da'ifu ni wọ́n ṣùgbọ́n ọmọ àwọn olùmọ́mọ́ ń lò dáadáa Al-Imam Ibn Abd al-Barr nínú tírà àwọn At-Tamhid àwọn náà sàlàyé ilé nípa hadithi tó so wọn ò ní ṣe nísbà rẹ̀ lọ́sọ́dọ̀ nabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n ọ̀rọ̀ tó kó sínú nínú hikam so wọ́n lò lópin ìgbà tí ó bá ti halala nkankan tí ó sì haroma nkankan tó bá halala nkankan àbí tó bá haroma nkankan òun nílò hadithi ara àti ara so wọ́n tó wá ní pé hadithi tó wà nù targhibu wa tarhibi ni àwọn sálàfù ma ń so àwọn sálàfù ma ń lò gẹ́gẹ́ bí ibn abi hatim kẹ́ bá sì sọ nínú tíra al-jarh ah, wa ta'dil so ilé ah, òun ni bí àwọn olùmọ̀ ìdí ní ti bọ́ èyí tó tẹ̀sùn jù náà àwọn olùmọ̀ òun ni pé hadith da'if ní ọgbọ̀dọ̀ lórí ara àti ara torí pé nínú nǹkan tá sàkíyèsí gan ni pé nínú àwọn ah, àwọn hadith ma sọ pé at-targhib wa at-tarhib tá fi sí àlójú kòkòrò àti tá fi a dẹ́yìn kún bí àwọn nǹkan so òun ni pé wọ́n máa ń sọ àwọn nǹkan kan pa gọ́ ìbò ń gbà mí tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀ ẹlòmí ò bẹ̀rẹ̀ sí ń sọ àwọn nǹkan pa gọ́ ìbò ẹni tó bá wá ṣe báyìí ọlọ́run wá ṣe báyìí kìníkà kìníkà so tó fa tí oríṣiríṣi àwọn irọ́ àtàwọn oríṣiríṣi nǹkan míì tó fi wọ ọ̀rọ̀ gẹ́gbù gan so àwọn olùmọ̀ sọ pé hadithu da'if èyàn gbọ́dọ̀ ló rárá àti ara ni èyàn gbọ́dọ̀ ló rárá àti ara àyàfi tí èyàn bá fẹ́ sàlàyé dọ́àfù rẹ̀ ìdí ta fi fẹ́ kànsìn wọn ni pé alimam ibn rajab àwọn gbà pé hadithu da'if èyàn lè lọ nínú àtẹ̀rẹ̀gíbò àtẹ̀rẹ̀hìbì kí lè tí mo sọ pé wọ́n gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni alimam ibn rajab wọ́n ná sọ lérí ilé gangan nínú tíra àwọn ah, ah, zaidu tabaqati alhanamila na'am so nínú tíra àwọn ah, zaidu tabaqati alhanamila so wọ́n ná sọ lérí ilé pé àti pé èyàn rí nínú àwọn tíra àwọn tó pọ̀ dáadáa nínú báàbù tẹ̀rẹ̀gíbì wa wọ́n máa lo àwọn hadith tó jẹ́ da'if ah, ó sì lè jẹ́ pé ìgbà mí ìdí tán fi ń lo hadith tó jẹ́ da'if ó ní pé wọ́n ṣe yàtì bá rẹ̀ àwọn rò gbogbo ya hadith tó wọ́n jẹ́ sahihi so ilé ìrùn ni yẹn olùmọ̀ تجي رباني عالم رباني ومتعلم على سبيل النجاح أتي أن تنويمة توا لوري أنا كيوتلا وهمج رعاء أتباع كل ناعق أتي أمرت رتي أمر بوبويا gbogbo àwọn tó ti pé wọ́n máa ń tẹ̀lé gbogbo ẹni tí bá sáà ti ń sọ̀rọ̀ gbogbo àwọn tó sábà ń tẹ̀lé gbogbo àwọn tó bá sáà ti ń sọ̀rọ̀ so òun ń pè ní أتباع كل ناعق يميلون مع كل صائح gbogbo aláriwo láwọn sáàmà lọ ń fi sọ́dọ̀ rẹ̀ láwọn máa ń tẹ̀lé lam yastabi'u bi nuril ilmi wọn ò ní ìmẹ́lẹ̀ pẹ̀lú ìmẹ́lẹ̀ ẹ̀mà wọn ò wá ìmẹ́lẹ̀ pẹ̀lú ìmẹ́lẹ̀ ẹ̀mà walam yalji'u ila ruknin wathiq wọn ò sì lọ sí àwọn òsì di òpó tó rinlẹ̀ òpó tó dó dáadáa wọn ò dí mú wọn lọ sọ́dọ̀ rẹ̀ ثم ذكر كلاما في فضل العلم Al-Imam Ibn Rajab sọ pé lẹ́yìn náà ó wá sọ àwọn ọ̀rọ̀ nípa ọlá tí ń bẹ fún mọ̀ bẹ́ẹ̀ ni nínú riwaya nínú riwaya tí wọ́n gbàwà tó jẹ́ da'ifu bẹ́ẹ̀ ni wọ́n fi ti sọ́dọ̀ ha bí wà kíkẹ́ sọ pé ha náà ni inna ha huna ó ní níbi bá yóò la'ilman jamma ó ní níbi bá yóò inna ha huna la'ilman jamma ní ìmọ̀ tó pọ̀ ló wà ó ní ibi yóò ní ìmọ̀ tó pọ̀ tó wà wa ashara bi yadihi ila sadrihi ó wá nawasi gbáyà rẹ̀ ó nawasi àyàrá rẹ̀ so wọ́n sọ mọ́ hadithi yí pé aliyu nawọ́ sí àyà rẹ̀ pé á ah, ní àyà yíò ìmọ́wà ń bẹ̀ law asabtu lahu hamala tí ń bá rí ẹni tí ó tẹ̀bá ẹni tí ó gbé tí ń bá rí àwọn tí wọ́n wà wá ìmọ̀ yìí bal kódà mo ti rí ẹni tí ó gbé mo rẹni tí ó fẹ́ gbà ghayra ma'munin ṣùgbọ́n tẹ́mi yóò balẹ̀ lórí rẹ̀ ghayra ma'munin alayhi ṣùgbọ́n tí ẹ̀mí yóò balẹ̀ lórí musta'milan alata dini lid-dunya tó ń lo àwọn anisẹ́sìn tó ń lo fún ayé wa mustadhiran bi ni'amillahi ala ala ibadihi o wá ń fi ìdẹ̀ra Ọlọ́run Ọba lórí àwọn ẹrú rẹ̀ wa ala awliyaihi ó wá ń fi àwọn ẹrú ó ń lo àwọn ìdẹ̀ra Ọlọ́run Ọba ó ń lò lórí àwọn ẹrú rẹ̀ ó túnmọ̀ pé lọ́nà tí ó dà ala awliyaihi o sì n lo àwọn ẹ̀rí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó ń lo lórí àwọn ọ̀rẹ́ Ọlọ́run Ọba ó ní irú rẹ̀ yìí alákọ̀ọ́kọ́ tó ń wáyìí mọ̀ ẹ̀wọ̀n àlàyé ń padà bọ̀ kakọ́kọ́ túnẹ́ aw munqadan li hamalati al-haqq la basirata fi ahna'ihi ó ní àbí irú rẹ̀ lómi tó ń rí tó fẹ́ gba ìmẹ̀ yìí ó ti dákọ̀ ìran alákọ̀ọ́kọ́ àwọn tí wọ́n wá ìmọ̀ tí mọ̀ lọ fún ayé ẹlẹ́ẹ̀kejì ẹni tó sì pé bẹ́ẹ̀ ni yóò mọ̀ tẹ̀lé munqadan li hamalati al-haqq yóò ma tẹríba yóò ma tẹ̀lé yóò ma gbọ́rọ̀ sí àwọn tí wọ́n di ìmàmú yóò ma gbọ́rọ̀ sí wọn lẹ́nu la basirata fi ahna'ihi àmúhun gangan kò ní àgbọ́yí kankan ní ọkàn rẹ̀ ní àyà rẹ̀ yanqadihu shakku fi qalbihi li awwali iye méjì tètè máa ń wọ ọkàn rẹ̀ ní ìgbàlákọ̀ọ́wà tí ìrújú bá sẹ́rí yọ nígbàtí ìrújú bá sẹ́rí yọ báyìí iye méjì máa ń sáré ó máa tètè wọ ọkàn rẹ̀ ni ó tẹ̀síwájú ní ala láàdá wà láàdáàlìkì kò sí pẹ̀lú àwọn ilé bẹ́ẹ̀ sì ni kò sí pẹ̀lú àwọn tọ̀hún ó sàlàyé irú ìrìn lẹ́ẹ̀kejì tó ń rí tó fẹ́ gba ìmọ̀ ó tún بلذة السلس القيادة أني أو منهوما باللذات أبي أن تسيقي تسيقي أتي أتي تري sínú ìgbádùn àti ìfẹ́kúfẹ́ ọkàn salisul qiyadi li shahawat ẹni tí sọ pé ẹni tó ti pé ìfẹ́ inú rẹ̀ kàn ń fà ń fà káàkiri bí sẹ́kẹ́sẹ́kẹ́ ìfẹ́ inú rẹ̀ ló ń fa irú ẹni bẹ́ẹ̀ káàkiri bí sẹ́kẹsẹ́kẹ aw ìrìnlẹ́kẹta náà wọn tó ń rí tó fẹ́ gba ìmẹ̀ lọ́dọ̀ wọn nìyẹn aw mughran bi jam'il amwali wal iddikhar abẹ́n tó se kó ti tẹ̀rì sínú ìmá kówó jọ àti ó ní au mughriman bil jam'i aqrabu shay'in shabahan bihima al'an'amu as-sa'ima ó ní in tó súnmọ́ àwọn méjèèjì jù ní ní àkàwé in tí a lè fi wé wọn jù òun náà ni al'an'amu as-sa'ima òun ni an'am àwọn ẹranko tí ẹ̀mọ́ ń dá tí ẹ̀mọ́ sí ma ń jẹun tí ẹ̀mọ́ ń pa wọn tó ipé ó ti wá ó sá lọ lábí kẹ́ ni màlúù tó sá irú rẹ̀ e, e, àpẹẹrẹ rẹ̀ ní irú màlúù tó sá lọ pé ó já lọ kàzálìkà yamutu al-ilm ó ní báyìí ni ìmá sí ń kú bí mauti hamilihi pẹ̀lú àwọn tí wọ́n gbé ìmọ̀dání allahumma bada wani a ah, kúdà rárá o la min qa'imin lillahi ó ní ilẹ̀ ò ní pasófò ní ẹni tí ó mọ̀ dúsí sí fọ́nà ọba bí hujjatin pẹ̀lú ẹ̀rí imma zahiran mashhuran yálà kó sí pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala yóò fi hàn yóò gbajúmọ̀ aw kha'ifan maghmuran àbí yóò ma bẹ̀rù yóò jẹni tí ó pamẹ́ li alla tabtulu hujjaju Allahi wa bayanatuhu kó má ṣe pé ìgbà kan wà wà tó yí pé ẹ̀rí Ọlọ́run Ọba àti àwọn àlàyé rẹ̀ òní sí lórílẹ̀ nígbà kankan wà kam dha wà ayna ulaik àmọ́ mélòó ni wọ́n ibo náà wà wallahi al-aqalluna àwọn náà rẹ̀ حتى يودعوها نظراءهم títí tí wọ́n fi gbé fún irú àwọn tó dàbí wọn irú àwọn ẹni yìí wọ́n tún jogún wọ́n tún fi jẹ́ kó jogún in tó wà lọ́wọ́ wọn àwọn ẹ̀rí Ọlọ́run bá tó wà lọ́wọ́ wọn yìí irú àwọn tó dàbí wọn lórí òdodo náà ni wayez ruwaha fi qulubi ashbahihim wọ́n sì gbé sọ́kàn àwọn tó dàbí wọn náà ni هجم بهم العلم على حقيقة البصيرة إما basira imma ó tì wọ́n lọ sí bí a pàápàá ìtàn pè ní ìmà gangan ìmà ó tì wọ́n lọ sí bí pàápàá ìtàn pè ní àgbọ́yé wa basharu ruhal yaqin wọ́n sì gan ní ẹ̀mí òdodo gangan ẹ̀mí àmàdájú wastalanu mastawa'arahu al-mutrifun wọ́n sì jẹ́ wọ́n sì sẹ̀rọ̀ èyí tó sì pé àwọn ẹni tó sì pé almutirifun èyí tó sì pé àwọn ẹni àṣejù àwọn ẹni tó mọ̀ náà àpà àtàrọ̀f náà pẹ̀lú kí a mọ̀ náà àpà so àwọn mutirifun wàstàlánù mastawarahu almutirifun àwọn ẹni wọ́n sì gba tító wọ́n bára wọn mu wọ́n bára wọn mu wọ́n jẹ́ kó bá ara wọn mu in tí àwọn aláìmọ̀kan ìtàn kàkún àjòjì in táwọn aláìmọ̀kan ìtàwọn kàkún àjòjì in tó bá lára mu nìyẹn wa sahibu dúnìyà bí abdani arwahiha muta'alliqatu bil mahallil ẹ̀mí wọn ó wà ó so papọ̀ mọ́ àyè tó ga jùlọ ni ulaika khulafa'ullahi fi ardihi wa du'atu ila dinihi àwọn ilé gangan àwọn olùrọ́pọ̀ ọlọ́wọ̀n bá ní orílẹ̀ rẹ̀ àwọn náà sì máa ń pèpè sí ẹ̀sìn rẹ̀ ha ha shawqan ila ru'yatihim so bí àbíkẹ́ ma sọ pé ha ha náà ni so òun wọ́n sọ fún ẹni tó gbà wá kò mẹ́ìlì pé dìde nígbà tó bá fẹ́ dìde kó máa lọ nígbà tó bá fẹ́ so asari ni so asari ni so asari yìí gẹ́gẹ́ mo ṣe sọ ó ma ó gbajúmọ̀ gan nínú àwọn tírà àwọn olùmọ̀ tó ma ń lò dáadáa so wọ́n ma mú asaru yìí dáadáa so káwà wo àlàyé asaru yìí síwájú ká tó wo àlàyé alimọ́ ibn rajab àlàyé ibn rajab láàfi wo àwọn abala yókù asari asaru ṣùgbọ́n asaru yìí gangan tí a bá fẹ́ gbọ́ àgbọ́yé rẹ̀ dáadáa alimami uh, ibn al-qayyim rahimahullahu ta'ala nínú tírà wọn miftahu dari sa'ada miftahu dari sa'ada wọ́n sára ya sáàrí ní tí ó in tó ju 80 pages lọ mo dámi lójú dáadáa in tí ó kò lè kéré sí 80 pages tó bá yà tó bá yà lè ní in tó ju 80 pages lọ ní alimami ibn al-qayyim alimami ibn al-qayyim na fi sàlàyé uh, asaru aliyu na fi sàlàyé asaru uh, aliyu nínú tírà wọn miftahu dari sa'ada so àkásánfàní nínú àlàyé wọn nígbàtà ti gbọ́ ìtumọ̀ rẹ̀ ní sókè ká àlàyé wọn tún jẹ́ kó sánfàní ṣùgbọ́n kìí sí gbogbo àlàyé wọn láwò akan wo àlàyé wọn tán fi sàlàyé annasu thalatha alimun rabbani wa muta'allimun ala sabili najah wa hamajun ri'a'un أتباع كل ناعق يميلون مع كل صائح لم يستبيئوا بنور العلم ولم يلجأوا إلى ركن وثيق إباني كان ردولي

àwọn ọ̀rọ̀ yòókù àwọn gangan náà sàlàyé rẹ̀ nínú abala tó kàn nínú lẹ́yìn ilé Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ nínú tírà wọn pé wọ́n ni alwajhu at-tasi' wal-'ishrun ba'da al-mi'a ojú ojú 29 ojú 129 ọ̀nà kẹ 129 tó fi ń sàlàyé ọlá tí ń bẹ fún ìmà àti àlàyé nípa ìmà so ní alimọ́n ibn al-qayyim in tó ń sàlàyé wọ́n mú atharu aliyiwa nínú tíra wọn atharu tán lọ fi ti sọ́dọ̀ aliyiwa nínú tíra wọn miftahu dari sa'ada wọ́n mú wọ́n sọ pé wọ́n ni wọ́n ni zakarahu abu wọ́n ni qala Abu Bakri al-Khatib al-Khatib al-Baghdadi ọ̀nàgbà lérò báyìí so wọ́n ni hadha hadithun hasan Abu Bakri al-Khatib wọ́n sọ pé hadithi hasan ni min ahsanil ahadithi ma'nan nínú àwọn hadithi tó dájú nítumani wa ashrafuha lafzan àti èyí tó lọ́lájú ní àwọn gbólóhùn rẹ̀ wa taqsimu amiril mu'minin bí ẹni síwájú fáwọn mùmìnì Ali bó ṣe pín àwọn èèyàn wa taqsimu amiril mu'minin annasa bí ẹni síwájú fáwọn mùmìnì tó ṣe pín àwọn èèyàn fi awwali fi awwalihi ní ìbẹ̀rẹ̀ rẹ̀ taqsimun fi ghayati as-sihha wọ́n ní ìpín kan tó ṣe pé ó lálàáfíà dé ògóngó ni wa nihayatu sadad ó sì ó dó dédé ìpín tó ṣe pé á ah, ó dá púpọ̀ ni la yakhlu min ahadil aqsam àwọn èèyàn wọn ò lè bọ́pá bọ́sẹ̀ kó nú ìpín mẹ́ta yẹn wọ́n bọ́lọ̀ jẹ́ ìkan nínú ìpín mẹ́tẹ̀ta yẹn allati dhakaraha tó ipé wọ́n sọ pé àrí ìsọ ma'a kamalil aqli wa izahatil ilal wọ́n ni tó wá ipé nìyẹn ó pé nílá akáì tí ó sì ní ààyẹ imma an yakuna aliman yálà kó sì pé ó jímọ̀ jẹ́ ó mímọ̀ aw muta'alliman àbí yóò máa jẹni tí ó máa wá mímọ̀ aw mughfilan lil ilmi àbẹ́ni tó sì pé ó fọ́nú fọ́ra nípa àmà wa talabuhu laysa bi alimin wala aw mughfilan lil ilmi wa talabihi àbó sì pé ó fọ́nú fọ́ra nípa ìmà àti mímọ̀ wá ìmàgá laysa bi alimin kèé sí mímọ̀ wala talibin lah kèé sì sẹni tí súnmọ́ wá ìmà fal alimu rabbani al-Khatib al-Baghdadi wọ́n fẹ́ sàlàyé pé tanenti jẹ́ al-alimu ar-Rabbani tí ó wà níbẹ̀rẹ̀ atharu ani huwa alladhi la ziyadata ala fadlihi li fadilin ẹni tó sì pé kò lè ní àlékún ọlá lórí ọlá rẹ̀ ó ti ní ìgóngórí ọlá wala manzilata fawqa manzilatihi li mujtahid kò sí ipò kan tó ju ipò ipò rẹ̀ lọ fún ẹni tó bá jẹ́ mujtahid nínú ẹ̀sìn ẹni tó lè fa ìdájọ́ yọ nínú wa qad dakhala fil wasfi lahu bí annahu rabbaniyun wọ́n ló ti wọnú ròyìn fún rọ́yìn níbẹ̀ ní pé rabbaniyun wasfuhu bi sifati allati yaktabihi al-ilmu li ahli ìròyìn kan ni tó máa ń ṣe pé ẹni tí a bá fi ròyìn ó máa ń pọn dandan kó ṣe pé nìyẹn ó ti jẹun mímọ̀ wa yamna'u wasfahu bima khalafahu bima khalafaha ẹni tí a máa fi lo alimu rabbani fún ẹ̀yìn ò sì lè fi nǹkan tó yàtọ̀ sí ẹ̀yìn ò lè fi ròyìn rẹ̀ mọ́ wa ma'na rabbani fi lugha wọ́n ní ìtumọ̀ ar-rabbani nínú èdè Lárúbáwá ar-rafi'u ad-daraja fil ilmi al-'ali al-manzila fi wọ́n ní ar-rafi'u ad-darajatu fil ilmi ẹni tó sì pé ipò rẹ̀ gagan númà al-'ali al fi ẹni tó sì pé ó ga ní ayé nínú rẹ̀ nínú mọ̀ أو ننقل العالم الرباني إتم على وقتها الخطيب البغدادي تفهم العالم الرباني تفهمني وعلى ذلك حمل قوله تعالى أريد أن في تبل رابقي ولولا ينهاهم الربانيون والأحبار كباسقي أو ربانيون أتى أوافا أوافا أوافا يهودي ننقل أحبار سواء ربانيون kò bá yìí pé wọ́n kọ̀ fún wọn nínú àwọn bàjẹ́ wọn láúlá yẹn háhùn rọ̀bániyúna wal ahbar kò bá sí pá àwọn rọ̀bániyún àtàwọn àfá àwọn yahudi wọ́n kọ̀ fún wọn nínú àwọn bàjẹ́ wọn wà kọ́ùlù àti gbọ́lọ́ náà bàtọ́nà bá sọ pé kúnù rọ̀bániyin ẹ jẹ́ tó sì pé olùdájọ́ ni wọ́n wọ́n jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ ẹ̀sìn wà kọ́lá ni Abu Razini sọ pé fuqaha'un ulama àwọn ẹni tí wọ́n ní ìmọ̀ ìjìnlẹ̀ ẹ̀sìn tó tún wá jẹ́ olùmọ̀ ọ̀kọ́lá Abu Umar az-Zahid wani Abu Umar az sọ pé sa'altu Tha'laban wani wọ́n bí Tha'laba an haza alharf harf nípa bí nípa gbólóhùn yìí kó kan faqala wọ́n sọ wọ́n tó bá yẹ pé èyàn jẹ́ onímímà ó tún wá ń fi ìmá ṣiṣẹ́ sí ó tún wá ń kó àwọn èyàn mímà tí ìlàláhù wọ́n ma sọ fún pé haza rọ̀bání jùn wọ́n ma ní ha rọ̀bání na máa ń pè ní alimun rọ̀bání fa in kharama min khasilatin minha tó bá yẹ pé kò ní kankan nínú ah, nínú ìròyìn nínú ìròyìn mẹ́tẹ̀ta yìí lam yaqul lahu wọn ní sọ fún pé rọ̀bání yìí wọn ní pè ní rọ̀bání tó bá yẹ kó nímà ṣùgbọ́n kò fi tẹ́sẹ̀ wọn ní pè ní rọ̀bání tó bá yẹ kó nímà ṣùgbọ́n kò fi kọ́ àwọn èèyàn wọn ní pè ní rọ̀bání tó bá yẹ kó nímà ó ń lò ṣùgbọ́n kò kọ́ àwọn èèyàn òun gangan ń lò ṣùgbọ́n kò kọ́ àwọn èèyàn wọn ní pè ní rọ̀bání tó bá kó ó nímà ó ń kọ́ àwọn èèyàn ṣùgbọ́n kò lò wọn ní pè ní rọ̀bání ó gbọ́dọ̀ kó ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta yìí gẹ́gẹ́ bí الخطيب البغدادي سيسو وقال ابن الأنباري وان ابن العباري أصقي عن النحويين أقبى ولقد النحو إن الربانيين أعطانكم إن ربانيين منصوبون إلى الرب وفي موتي صدى الله أباني أدي ثم مكتباي تي الإمام الخطيب البغدادي ثم فون رباني, رباني العالم الرباني يتمعنى وقال òun ni rafi'u ad-daraja ẹni tó ṣe pé ipò rẹ̀ gaga ìtumọ̀ ẹlẹ́kejì òun ni ẹni tó ṣe pé ó kóró ìmẹ́ta sára ìtumọ̀ ẹlẹ́kẹta náà fẹ́ fún báyìí wọ́n sì ni ibn al-ambari ó fi ti sọ́rọ̀ àwọn náṣù wọ́n ni mansubuna ila rabb àwọn tán lọ fi wọ́n ti sọ́rọ̀ ọlọ́wọ́ bá ní wọ́n pè ní rabbani alifa wa nun wọ́n ní ẹ̀rí alif àti nun tí a máa fẹ́ ṣe nasabun kan sára nǹkan irú rọ́bù yẹn tí a bá fẹ́ ṣe nasabu rẹ̀ rọ̀bí ló yẹ kó jẹ́ rọ̀bí ya yóò kà fi yá sára rẹ̀ ni yá al-mushaddada èyàn fi sí so wọ́n wá fi awàrí pé lè rọ̀bání alif àti nun ti kún kìí ṣe rọ̀bí nìkan náà rọ̀bí kèésùn eh, ní kẹmọ báyìí so alif àti nun ó ti wá kún báyìí wọ́n ni zidata ìdí tán fi lé méjèèjì kún lil mubalagha fi nasab wọ́n fẹ́ fi jẹ́ kó dé ògóngó ni wọ́n fẹ́ fi kàn nípa rabbani wọ́n fẹ́ fi kàn nípa ni kama gẹ́bí ẹ̀ ṣe máa wa jummani wọ́n ni gẹ́bí ẹ̀ ṣe máa sọ jummani gbólóhùn tí Ah, ah, tí ibn al sọ pé àwọn èèyàn sọ ni lihiyani àti jummani now ó ní lihiyani ó ní idha wal jumma tó bá pé ó ní lihiya tó pọ̀ gan àti jumma ní tán pè ní lihiya ó náà ọgbà so ní tó bá ní ọgbà gan wọ́n pè ní lihiyani àbó ní irun tó gùn gan wọ́n pè ní jummani so ibn al-ambari ní táwọn fi tún ní gẹ́gẹ́ bí ah, al-khatib al-baghdadi tán sí dákọ̀ rẹ̀ wọ́n ni wa amma mutaallimu wọ́n ti sàlàyé tó jẹ́ al rabbani tán ah, wọ́n ni wa amma mutaallimu ala sabili an wọ́n ni ẹ̀rí ẹni tó ń wá pẹ̀lú ìmá rẹ̀ walqasidu bihi najata tó ń wá pẹ̀lú ìmọ̀ tó ń wá yẹn ó fẹ́ fi jèrè ní kí sí pé kúkà fi kó ìmọ̀ jọ Allahu akbar ẹwọ́n tán fi rú yẹn tí ń wá ìmọ̀ walmuta'allimu ala sabili najah tó ẹni tó ń wá ìmọ̀ tó bá fi lára rẹ̀ ma wá mọ̀ lọ fi lára rẹ̀ fi lè jìnà sí àdádálẹ̀ ma wá ìmọ̀ tó fi lè jìnà sáwọn adádáadáálẹ̀ in tó ń kà ma gbọ́nyànjú ní pé sáà ma wá mẹ́lọ ṣùgbọ́n tó ma ń wá ìmọ̀ kó bá fi lára rẹ̀ yóò mọ̀ pé bọ́n bá sí ń wá ìmọ̀ yẹn wọ́n gbọ́dọ̀ máa lónìí fa huwa talibu bi ta'allumihi ẹn tó sì kún wá ìmọ̀ in wá pẹ̀lú ìmọ̀ yẹn pẹ̀lú bó sí ń wá ìmọ̀ yẹn fi ń wá pẹ̀lú pé kí wọ́n máa rá àwọn ẹ̀tọ́ láre àwọn tó jẹ́ ọ̀ranyàn fi tadyi'i al-furudi al-wajibati alayhi àwọn ẹ̀tọ́ àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn kó máa rá láre war-raghbata bi nafsihi an ihmaliha wattirahiha àti kí ẹ máa fẹ́ jókòó ti kí ẹ fẹ́ máa bá rìn àwọn tó ṣe pé ìṣesí wọn dàbí tẹran so àwọn tó ṣe pé ìṣesí wọn ó dàbí tẹran so èyàn fẹ́ jìnà sí ìmá wá ìmá wá ìṣọ̀rẹ́ pẹ̀lú àwọn tí ìṣesí wọn dàbí tẹranko so irú nǹkan báyìí ni uh, al-muta'allimu ala sabili an-najah in tó máa ń ṣe nìyàn wọ́n ni thumma qala lẹ́yìn náà uh, al-Imam Ibn wọ́n ní apákanú àwọn tó ti síwájú wọ́n ti kọ fáwọn èèyàn àni nas ma lam yakun min ahli al-ilmi wọ́n ní wa qad nafa ba'd al-mutaqaddimin àni nas man lam yakun min ahli al wọ́n ní wọ́n ti kọ fún àwọn èèyàn wọ́n ti kọ bóyá ìròyìn náà gbàlérò ìròyìn pé al ala sabili an-najah wọ́n ti kọ fáwọn èèyàn wọn fi wọn kí ń fi ń ròyìn àwọn èèyàn lókùnbà tí ó bá ti wà náà wọn ni mímọ̀ wa amma al-qismu ath-thalith ìrìn ẹlẹ́kẹta fahumul muhmiluna li anfusihim àwọn ni àwọn tí wọ́n kó bá ìmí ara wọn araduna bil manzilati ad-daniyya àwọn tí wọ́n yọnu sí ipò tó yẹpẹrẹ jù jù allati ètò ìpóhun ló wà ní ibi tó rẹ̀lẹ̀ jù pátápátá ibi tó ibi tó yẹpẹrẹ jù ibi ló wà ń bẹ̀ allati la manzila ba'daha fil jahli tó sì pé kò sí ipò míì lẹ́yìn rẹ̀ tó lẹ́yìn irú àìmọ̀kan bẹ́ẹ̀ kò sí ipò míì lẹ́yìn irú àìmọ̀kan bẹ́ẹ̀ wala dunaha fi sukut kò sì sí nǹkan míì tó wà lábẹ́ rẹ̀ nínú pínkíyàn jábọ́tán pátápátá wa ma ahsana ma shabbahahum bi hamaji ri'a wọ́n ní ní pé àwọn ni wọ́n dàbí gẹ́gẹ́ bí rọ̀tìrọ̀tì rọ̀tìrọ̀tì inú àwọn èèyàn wa ma yushabbahu dunatu nasi wa bihi yushabbahu dunatu nasi wa aradhuluhum irú nǹkan báyẹn àwọn èèyàn tó bá jẹ́ àwọn èèyàn yẹpẹrẹ àtàwọn èèyàn yẹ̀yẹ́ in tí ẹ̀ ma ń fi wọ́n wé náà nìyẹn so in ti al-Khatib al-Baghdadi sọ nìyẹn wọ́n woni wa ríà woni into into tó ri'a àríà al-mutabaddidu into faka fọ́nká al-mutafarriqu into kunyele yele pín ń pè ri'a àríà àwọn èèyàn bá ba se faka fọ́nká sa se kunyele yele yẹlẹ̀yẹlẹ̀ wal-na'iq into ń pè ní al-na'iq as-sa'ih ẹni tó pariwo látara saha wa huwa fi hadha al-mawdi' arwa'i woni ibibai wọ́n ma ń lò fún ẹni tí ń dára jẹ ni yuqalu na'a qarwa'i bil ghanam yan'iqu wọ́n ni wọ́n ma sọ pé na'a qarwa'i bil ghanam yan'iqu idha saha biha nígbàtí nígbàtí ẹni tó ń ẹni tó ń da ẹran jẹ nígbà tó bá pè ومثل الذين كفروا أقبل عمتهم سكفري كمثل الذي ينعق بما لا يسمع ودا gẹ́gẹ́ bí ẹni tí ń pè tí ń narí pé in tí ó gbọ́ illa du'aan wa nida'an in tí kan se in kan pè in kan kígbe lásán ni summun bukmun umyun fahum la ya'qilun afọ́jú ni wọ́n bẹ́ẹ̀ sì ni summun bukmun umyun adití ni wọ́n bẹ́ẹ̀ sì ni ọ̀dẹ̀ ni wọ́n bẹ́ẹ̀ sì ni afọ́jú ni wọ́n wọn sì ní làkáì wa nahnu nishiru ila ba'di ma fi hadha al min al àwọ́ sì wá tọ́ka sínsìn so alimami ibn al-qayyim wọ́n ti kó wọ́n ti lóntá fẹ́ lónú ọ̀rọ̀ al-khatib al-baghdadi tán èyí ni so ọ̀rọ̀ al-khatib al-baghdadi ni alimami ibn al-qayyim kọ́kọ́ fi sàlàyé àwọn nǹkan tó wà wájú wọ́n kọ́kọ́ fi sàlàyé àwọn nǹkan tó wà wájú so nínú tíra alfaqihu almutafaqi ti alimamu alkhatibu albagdadi alimami rajib náà alimami ibn al-qayyim àwọn náà fẹ́ sàlàyé a hadithi gangan fún àwọn báyìí àwọn náà fẹ́ mú sharhu tí wọ́n wá fún atharu tí ó nílẹ̀ wọ́n ni hadha taqsimun hasirun linnas alimami ibn al sọ pé ìpín tó sì pé ó kó gbogbo àwọn èèyàn sínú lélẹ̀ wàhúwà lówà àkíyàn bó sì rí gẹ́lẹ́ náà nìyẹn gẹ́lẹ́bẹ̀ náà ló sì rí náà nìyẹn fa inna al-abda torí pé ẹrú imma an yakuna qad hassala kamalahu aula àbí kó má jẹ́ bẹ́ẹ̀ fal'awwal ẹni tó pé nínú ìmà àti ìmá fi ṣiṣẹ́ sí al'alimu rabbani ẹni tó ti pé al'alimu rabbani wasani ẹlẹ́kejì imma an takuna nafsuhu mutaharrika fi talabi dhalika al-kamal sa'iyatan fi idraki ìran ẹlẹ́kejì ẹni tó ti pé yálà sa'iyatan fi idrakiha tí ó máa gbìyànjú láti lè bá aula àbí kò tẹ̀ máa ṣe bẹ́ẹ̀ rárá wa thani huwa almutaallimu ala sabili najah wọ́n ní ẹni ẹlẹ́ẹ̀kejì òun lẹ́n tó sì pé ń wá ìmà wa thani fal'awwal al'alimu rabbani aláwọ̀kọ́ ni eh, lẹ́ni tó sì pín ní ìmà tó sì pé ní iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́ni tó sì pé ẹ̀mí rẹ̀ ó ń nága láti jẹni tí ó pé òun náà ní ìmọ̀ bọ̀ọ̀bọ̀yá kò pé ní iṣẹ́ àbí kò pé ní ìmọ̀ wàtàní ẹlẹ́kejì huwa al-muta'allimu ala sabili an-najah ẹni tó ipé ń wá ìmọ̀ lórí ojú ọ̀nà tí ó fìlà wàtàlìsù ẹlẹ́kẹta huwa al-hamaju ri'a òun ni àwọn rọ̀tìrọ̀tì àwọn gbogbo èèyàn fal'awwalu huwa al-wasil aláwọ̀kọ́ òun lẹ́ni ibi tó ń lépa bá والثاني هو الطالب إلا كتالين تو ينوى انتو اللي قبا والثالث هو المحروم إلا لا كجلين تو اللي قبا والثاني هو الطالب إلا لا كجلين تو اللي قبا لين تو وان تو فيه اللي قبا انتي أجا تاجت تون لي تون ساري لين الطالب تون وا والثالث هو المحروم إلا لا كتالين تو تيو تي tí wọ́n ti ẹ̀ kádàrà pé yóò ti ẹ̀ wà bẹ́ẹ̀ sì ni kò ti ẹ̀ rí al-mahrum tó yẹ pé wọ́n kọ̀ fún pátápátá ń bẹ̀ ni wal alimu rabbani alimọ́ ibn Qayyim sọ pé ẹni tó jẹ́ alimu rabbani o qala ibn Abbas ibn Abbas sọ pé radiyallahu anhuma huwa al-muallim òun lẹ́ni tí ń kọ́ àwọn èèyàn akhadahu min at-tarbiya wọ́n mú wá látara kíyàn máa ṣe tarbiya rọ́bà rọ́bà látara rọ́bà náà ti mú wá látara rọ́bà yarubbu ay yarubbu nasa bil ilmi ó máa ń rí àwọn èèyàn pẹ̀lú àwọn pẹ̀lú kama yurabbi at-tifla abúhù wọ́n ni gẹ́bọ́ sí pé wọ́n ni ó sì ń rìn wọn lórí rẹ̀ gẹ́bọ́ sí pé ọmọ kékeré bàbá rẹ̀ ń rìn gẹ́gẹ́ bí bàbá sí máa ń rí ọmọ kékeré ọmọ kékeré gẹ́gẹ́ bẹ̀ ló sì ń rí àwọn èèyàn pẹ̀lú mà ìta fi ń pè ní al-alimu rabbaninu wa qala Sa'id ibn qala Sibawayh wọ́n ní Ibn Qayyim sọ pé Sibawayh sọ pé zadu alifan wa nunan fi rabbani wọ́n fi alif àti nun wọ́n fi lékún nínú rabbani idha aradu takhsisan bil ilmi rabb tán bá fẹ́ dáa sàlẹ́sà pé á ẹni àbí lè ṣìyá ní fẹ́ tó bá ní ọrùn gbọ̀ngán ma'ana qawli Sibawayh ìtumọ̀ gbólóhùn Sibawayh ni pé eh, al-Imam Ibn Qayyim ló ń sọ̀rọ̀ báyìí rahimahullah kọlọ̀n kó kíkẹ́ ọlọ́n kó wà pẹ̀lú rẹ̀ anna hadha al-alima ni pé onímọ̀ yìí o lamma nusiba ila ilmi rabbi ta'ala nígbà tó sì pé ìmọ̀ ọlọ́wọ́ bá ní máa fi ń ti sọ́rọ̀ tiẹ̀ ba'atha bihi rasula ìmọ̀ man alima ilman ma wọ́n ma ń fi ìmọ́tọ́lọ́wọ́ bá ti sọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí àwọn ẹlòmí tí wọ́n ní èyíkéyìí tó bá wù nú ma qala alwahidi alwahidi sọ pé farwabbani ala qawlihi wọ́n ni rabbani o mansubun ila rabb wọ́n fi ń ti sọ́dọ̀ وصفات الرب تبارك وتعالى أتي عن ورن يرابا قال المبرد المبرد سقي لرى أقبافا لغة جمع معتزلا الرباني وني الرباني الذي يرب العلم ويرب الناس به أنتما أنتما ريما tó sì máa ń rí àwọn èèyàn lórí tó máa ń rí àwọn èèyàn pẹ̀lú mà òun ni wọ́n pè ní àrọ̀báni yu'allimuhum wa yuslihuhum ó ma fi tún ó ma kọ́ wọn yóò sì tún ma fi tún wọn sí yarubbu al-ilma ó ma ń rẹ ìmà ìtumà rẹ̀ ni pé yóò ma gbé àwọn èèyàn lórí ìmà látàbàlà kan lọ sábàlà míì wa yarubbu an-nasa bihi yóò tún ma kọ́ wọn ní àyẹ̀wọ̀ ẹ̀kọ́ tó ó wá látara rọ́bà yẹrùbù rọ́bàn ẹ̀ tarbiya kí ẹ máa ríyàn kí ẹ máa educate yàn kí ẹ máa cultivate yàn ọ̀nà ń pè ní tarbiya fahuwa mansubun ila tarbiya wọ́n fi ti sára tarbiya ni yọrọ́bì ilmahu liyakmul òun gangan rí mara rẹ̀ kó bá fi pé wọ̀yẹ̀tìm kó dé wàtàáhùdùhù ìyá ó sì ọmọ ń pàrà ìmọ̀ ó jẹ́ kí ìmọ̀ kó mọ́wùlá kama yurabbi sahibul mal malahu gẹ́gẹ́ bí ẹni tó ní owó gẹ́gẹ́ bó ṣe máa ń rí owó rẹ̀ wa yurabbi an-nasa bihi ó sì máa ń fi owó rẹ̀ ó máa fi ń rí àwọn èèyàn náà kama yurabbi al-atfala awliya'uhum gẹ́gẹ́ bó ṣe pé àwọn tí wọ́n jẹ́ alámójútó wọ́n máa ń rí àwọn ọmọdé wọn àwọn kéékèèké wọn wa laysa min hadha qawluhu العالم الرباني او ياتو سي بلون ولون باتو لون سو بي وكاين من نبي قتل معه ربيون كثير وني كما سي بو بي ربيون ituma kan kana loni pẹ̀lú rabbani o almam ko yin bó pé far ribiyun àwọn tan pè ní ribiyun huna al jamaat in tan gba le kúrò ní pé àwọn àjọ tó pọ̀ bí ijma'il mufassirin pẹ̀lú àpanupọ̀ àwọn afọ́n tafsiri pátápátá qila innahu min ribba ó wá látara ribba ni bí kasri ra wa hiya aljama'a òun náà ni wọ́n pè ní jama'a qala aljawhari aljawhari sọ pé arribiyu wahidu ribbiyin ribiyu wọ́n ma ó jẹ́ ẹyọ̀kan fún ribbiyin wa ربيين قال تعالى الله بس وكأي من نبي قتل معه ربيون كثير فما, وه فما وهنوا لما أصابهم mélòó mélòó nínú ànábí ọlọ́run bá tó sì pé wọ́n jagun pẹ̀lú rẹ̀ àwọn ọjọ́ tó pọ̀ gan wọn ò sì kọ́lẹ̀ pẹ̀lú in tó dé bá wọn nínú hatta yakuna amilan títí tí ó fi máa fi ìmáyẹn tí ó fi máa fi ṣiṣẹ́ ṣe hatta yakuna amilan bi ilmihi tí ó máa fi ìmá rẹ̀ tí ó máa fi ṣiṣẹ́ ṣe mualliman lahu yóò sì máa fi kọ́ àwọn èèyàn fahadha qismun ìpín alákọ̀ọ́kọ́ ni wal qismu thani ìpín ẹlẹ́ẹ̀kejì mutaallimun ala sabili najah alimami ibn qayyim ti salaye tó jẹ́ alimu rabbani tan gẹ́gẹ́ bó ṣe wà ní gbólóhùn tó ti sí ọ̀dọ̀ ali wani wal qismu thani gbólóhùn eh, ìpín ẹlẹ́ẹ̀kejì mutaallimun ala sabili najah

illa bi hadhihi al-umuri thalatha àyàfi pẹ̀lú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí aláwọ̀kọ́ kó máa kọ́ tí ó ṣe láǹfààní kó jẹ́ oní ẹni tí ó ní ikhlas níbi ìmọ̀ tí ń wá ẹlẹ́ẹ̀kejì kó ṣe pé tí ó ṣe láǹfààní kó máa wá ìmọ̀ ń pa rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta kó máa fi sẹ́sẹ pẹ̀lú nǹkan tó bá mọ̀ wọ́n ní fala yakunu al-muta'allimu ala sabili najatin illa bi hadhihi al-umuri thalatha fa innahu in ta'allama ma yadurruhu wọ́n torí pé tó bá kọ́ tí ó kó ìpalára bá wala yanfa'uhu tí ó sì ní sí láǹfààní lam yakun ala sabili najah kò sí lójú ọ̀nà tí ó ti lànà nìyẹn wa in ta'allama ma yantafi'u bihi ma yuntafa'u bihi tó bá wá wá tó sì pé àwọn èèyàn máa ń ṣàǹfààní látara bẹ̀ láàrin najati fakadhalik ṣùgbọ́n wọn wá torí kó bá fílà ó túnmọ̀ pé kò wá nítorí kò jẹ́ mọ́kílìsì ní níbi tó ń wá ó wá ń wá ìmọ̀ká tó sì pé àwọn èèyàn máa ń torí ẹ̀ wọ́n máa ń ṣàǹfààní látara rẹ̀ láyé àti lálkìyàmà ṣùgbọ́n wọn wá torí kó bá fílà torí kó bá fi rí tó wá níwá فكذلك bákan náà kò lè jẹ́ متعلم على سبيل النجاة فإن تعلمه وإن تعلمه tó bá wáyé mọ̀ yẹnà ولم يعمل به bẹ́ẹ̀ sì ni kò fi sẹ́sẹ́ لم يحصل له النجاة kò ní là náà bẹ́ kò sórí rẹ̀ náà bẹ́ ولهذا وصفه بكونه على السبيل ìdí ni tán fi ròyìn ẹ̀ pẹ̀lú pé ó wà lójú ọ̀nà أي على طريق التي تنجيه ó wà lójú ọ̀nà tí ó là وليس حرف على alimami kọ́ yìí sọ pé gbólóhùn kẹlìmọ̀ harafi ala wa ma amila fi àti tó wọlé tọ̀ muta'alliqun bi muta'allimin kò so pronoun àbí prepositions dari nínú english gangan fúnra wọn ò lè dáwà èyàn kan lè máa pariwo pé on the table in the, in the house èyàn kan lè pariwo bẹ́ẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn huruful jar al-jar wal majrur la budda an yata'allaqani bi shay ah, al-jar wal majrur wọ́n gbọ́dọ̀ so papọ̀ mọ́ nǹkankan wọ́n gbọ́dọ̀ so papọ̀ mọ́ nǹkankan so kí la gbà lérò pẹ̀lú wọ́n gbọ́dọ̀ so papọ̀ mọ́ nǹkankan ó túmọ̀ pé wọ́n gbọ́dọ̀ so papọ̀ mọ́ nǹkankan tí ó ma mú ìtumọ̀ bí action wa tí ó ma mú ìtumọ̀ verb wa Eh, tí ó ma mú ìtumọ̀ pé ìyàn sin kankan wá kí a bá sọ pé on the table ń sin ẹ gbọ́dọ̀ mú kankan wá tí ó ma mú ìtumọ̀ action kan wá tí ó lè tí ó tí ó tí on the table ó so papọ̀ mọ́ èyàn kan lè sọ pé èyàn kan lè sọ pé ó sàbọ̀dọ̀ jẹ́ bẹ́ẹ̀ bó sì gbọ́dọ̀ jẹ́ nìyàn lọ́nà tó sì pé èyí ó mú nǹkan kan tí ó ma mú ìtumọ̀ iṣẹ́ wá tí méjì ó so papọ̀ mọ́ wọ́n ni walaysa harfu ala wa ma amila fihi muta'alliqun bi muta'allim wọ́n ni ká máa rò pé gbólóhùn ala àti àti in tó so papọ̀ mọ́ àwọn náà ni najah muta'allimun ala sabili illa ala wajhi illa ala wajhi tadmin àyàfi kó ṣe pé tó bá ti ẹ̀fẹ́ so papọ̀ mọ́ muta'allim kò ní ṣe pé òun ni ó so papọ̀ mọ́ directly bẹ́ẹ̀ yóò kó sínú ni yóò kó sínú ni kìí ṣe pé yóò so mọ́ directly wọ́n ni ay mufattishun mutatalli'un ala sabili najatihi liyasluku ẹni tó pé ó ń wádìí ó ń najúwò ojú ọ̀nà wo lòun ó ti là kó mú bá fi rìn lójú ẹ̀ fata'allumuhu taftishun ala sabili najah Allahu akbar ẹ bí alimami Ibn Qayyim ṣe túnkì ní wọ́n ni fata'allumuhu bó sí ń wá ìmọ̀ yẹn ń wádìí fún ń wádìí báwo ni ó ṣe báwo ni ó ṣe wà ní ojú ọ̀nà tí ó fi là ní kí ni alimami Ibn Qayyim ń sọ ń bí in tí alimami tó bá pé muta'allimu

وليس ممن تعلمه ليماري به السفهاء wọ́n ní kìí ṣe gbogbo kìí ṣe ẹni tó wá ìmọ̀ kó bá fi lè fi àwọn aláìmọ̀ká kó fi wọ́n ṣe yẹ̀yẹ́ àti kó bá fi lè fi wọ́n fi gbága pẹ̀lú àwọn aláìmọ̀ká aw yujari bihi al-ulama àbí kó bá fi lè fi gbága pẹ̀lú àwọn olùmọ̀ aw yusrifa wujuha an-nas ilayhi àbí kó bá fi dájú àwọn èèyàn وثبته أبو نعيم أبو نعيم مسلفين له وأبو عمرو ابن صلاح أتي أبو عمرو ابن صلاح سو أقول آه، ما تبقى جمانيا آه، تنقى علوم الحديث وغيرهما أتي أمامينا تما في حديث تنفين له قال ابن صلاح ابن صلاح سقي وثبت أبو نعيم أيضا وني أبو نعيم أفين له حديث حديثين له قوله بلو النبي تنبي سقي من تعلم علما بقبين تبا في تبا واي مكان mímá yubtagha bihi wajhullah nínú àwọn ìmọ̀ tí a máa fi ń wá ojú ọ̀rọ̀ ọba la yata'allamuhu illa liyusiba bihi 'aradan min ad-dunya kò wá àyàfi kó bá fi rí nǹkankan nú ayé lam yajid ra'ihata aljanna kò ní gbóòrùn aljanna kò ní gbóòrùn aljanna gbólóhùn tí gbólóhùn kan wà ń bí tó yí kan wà ń bẹ̀ wọ́n sọ sabbatahu Abu Nu'aym wọ́n Abu Nu'aym wọ́n fi hadithi wọ́n fi rinlẹ̀ Abu Nu'aym in ta ma nípa Abu Nu'aym òun ni pé nínú Hilyatul Awliya wọn àwọn òfin bẹ́ẹ̀ ka turko hadithi kun ipi kódà àwọn hadithu tó jẹ́ mawdu' ọpọ̀ nù Hilyatul Awliya táwọn Sufi ma ń lò dáadáa so Hilyatul Awliya so ó wà nù ó wà nù rẹ̀ nínú Hilyatul Awliya wọn ṣe wọ́n rí Abu Nu'aym àwọn olùmọ̀ pàápàá jùlọ àwọn tó wá lẹ́yìn wọ́n máa ń sọ gan pé in tí Abu Nu'aym bá tán bá ṣe infirad pẹ̀lú rẹ̀ idhan farada Abu Nu'aym tó wáyé pé Abu Nu'aym bóyá bóyíyàn irú àdísì yẹn ti wà nínú àwọn ọbọ̀mí tó sahihi tẹ́lẹ̀ irú hadisi tán wáyìí náà hadisi Abu tán wáyìí ní pé man ta'allama ilman mimma yubtagha bihi wajhu Allah la yata'allamuhu illa liyusiba bihi 'aradan min ad-dunya lam yajid 'arfa al-janna hadisi hadisi sí pé hadisi mursal hadisi mursal ni hadith wo ni hadith mursal hadith mursal ni pé tó jẹ́ pé at-tabi'i hadith wá jẹ́ pé tabi'i ó gbà wá látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam nan pè ní hadith mursal hadith mursal ni ọ̀nà tí hadith fi lálàáfíà àwọn hadith àwọn ọ̀nà tó jẹ́ pé ó so papọ̀ man nabi sallallahu alaihi wasallam àwọn olumami sọ pé ah ní pé isnadu rẹ̀ da'if so isnadu rẹ̀ wà da'if so isnadu rẹ̀ wà da'if lára wọn tó sọ pé isnadu rẹ̀ bá da'if o ni Abu Zur'a so Abu Zur'a àti gẹ́bí Ibn Abi Hatim gẹ́bẹ̀ sí sàlàyé nínú al-Jarh wa at-Ta'dil wọn àtàwọn tíra mìíràn so àtàwọn tíra mìíràn wọ́n ni ẹ̀hẹ́ ìgbólóhùn ìkẹ́lẹ̀kì tí mo fẹ́ pé àkéṣẹ́ ọdún pé ìbámi ọmọ sọ pé sabbatahu Abu Nu'aym gbólóhùn sàbátà tán bá lò gangan nínú hadith ìtumọ̀ rẹ̀ ni pé èyàn sọ haha hadith èyàn sọ haha hadith náà pè ní sàbátà ò tó gbé tán bá ní sabitun sabitun ní tán máa ń lò fún ni pé ẹni tó jẹ pé ẹni tó ti pé hifzu rẹ̀ wà qawi lára àwọn maratibu ta'dili tó gajù ní tán bá kúrò yẹn pẹ̀lú sabitun so hadithun sabitu sire hadith tó nílẹ̀ ni tán bá sọ pé ojúmọ́ ẹni pé sọ̀háhàwò ṣùgbọ́n al-allamatu al-muallimi wọ́n sọ pé àwọn àgbàmí wà tó sì pé Abu Nu'aym wọ́n lò gbólóhùn subut ìntán sì gbàlérò ní pé tíra yẹn lè lẹ́nu tíra àdífì yẹn lè lẹ́nu tíra àwọn ìtumọ̀ rẹ̀ sábit ìtumọ̀ sábàtà ń lógà làwọn gbàlérò pé àwọn fi rin lẹ́nu tíra àwọn kìí sí pé àwọn fi hadith yẹn rinlẹ̀ pé hadith tó jẹ́ sọ àhíhìn so àtà hadithi gan àwọn olùmọ̀ ní maqalu lórí àbútẹ́ sí pé àwọn olùmọ̀ mí hasana hadithi àwọn olùmọ̀ mí dán afari so ó lè má túnmọ̀ pé bóyá thabitun àní nabi sallallahu alaihi wasallam kò túnmọ̀ kó nílẹ̀ látọ̀dọ̀ hadithi gẹ́ sí sọ àwọn olùmọ̀ sí ikhtilaf lórí ẹ̀ pé àwọn olùmọ̀ hasana rẹ̀ alimamu gẹ́bí alimamu zahabi so àti àwọn olùmọ̀ mí náà so wọ́n قال وثبت أيضا قوله ونبكنا أفين إلى بلو النبي صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة يعني تيو جي جلوجو بندي عالم لم ينفعه لم ينفعه بعلمه وني علم تسقي إماره كسلام فني علم تسقي إماره كسلام فني حديث هنا حديث تولن حديث حديث تولن ني إسناد كليتو في له بي lára wọn rọ́wí tó wà nínú tó gba hadithi wa wọn lẹ́nìkan tó ń pè ní Uthman albirri wọ́n ni Uthman albirri wọ́n ni ẹni tó ṣe pé da'iful hadithi ni wọ́n ni da'iful hadithi ni al'allamatu al'iraqi alhafiz al'iraqi wọ́n da'afa rẹ̀ bákaná ibn abd al-bar àwọn da'afa rẹ̀ àtàwọn míì náà nínú àwọn afá aládìsí wọ́n tọ̀ afá Uthman albirri so wọ́n sì ní ọ̀dọ̀ tí ẹnìkan náà ni hadithi ti wá ní marfu'a so àwọn ọ̀nà míì tí hadithi gbà kò wá ní marfu'a so kò wá ní marfu'a in tí hadith in tó fi jẹ́ àti mọ̀ tí bá ṣe marfu'a tí a bá rọ̀ fáà so min anwa'i alhadithi almardud hadithi wọn wọ́n sọ pé وثبت أيضا قوله وني بك بك ما وفين لك بلون رأيتو سقي أشد الناس عذابا يوم القيامة أنت جاي يجلو جو بندي عالم أنت علم لم ينفعه علم لم ينفعه الله بعلمه أوكي لم ينفعه الله بعلمه الله أبو جيكي ما رأيكو سلام فاني so فهؤلاء ليس فيهم أما أوان حديث ميواتو سقي أوني لك so أوان حديث ميواتو أوني لك لا وانا مي

bal ala sabilil halaka àwọn tán wà lórí ọ̀nà ìparun àwọn ilé na'udhu billahi min al-khudlan an bẹ̀rẹ̀ ọba kó sọ́wà nínú yẹpẹrẹ al-qismu thalith ìrìn ẹlẹ́kẹta al-mahrum al-mu'rid ẹni tó sì pé wọ́n kọ ìmọ̀yẹ fún ẹni tó gúnrí kó mú ìmọ̀ fala alimun wala muta'allimun kìí sí onímọ̀ bẹ́ẹ̀ sì ni kò wá ìmọ̀ bal hamajun ri'a rọ̀tìrọ̀tì gbogbogbò ìyẹn ni walhamaju minan nas in ta sin pè ní hamaju um, humqa'uhum àwọn tó sì pé àwọn ni wọ́n goju láàrin wọn wa jahalatuhum àwọn tó sì jẹ́ afonu foraju na ma pè ní hamaj wa asluhu min alhamaj wani ìpìlẹ̀ rẹ̀ látara hamaj ni jam'u hamaja jam'u ló fi ala wujuhil ghanam tó máa ń wà ní ojú àwọn àgùntàn wà dawab àtàwọn ẹranko yòókù wà àyúnihà tó sì máa ń bà lórí àwọn ojú wọn àti ẹ̀yìnjú wọn fàṣàbàhà hamajà náà sí bí bí àwọn èèyàn sí máa ń bákásẹ̀ máa ń dàtàlé àwọn èèyàn kiri kásẹ̀ máa ń lọ yẹn wọ́n wá fi wé bí ẹ̀sẹ̀sẹ̀ yìí náà bí àkòkòrí náà bó ṣe máa ń wá bó ṣe máa ń lọ ní ara àwọn ẹranko wàlá hamajù aidan مصدر وني همج مصدرني قال الراجز وني راجز فقوي قد هلكت جارتنا من الهمج وإن تجع تأكل عتودا عتودا أو أو, أو بذح أوكي. وني قد هلكت جارتنا من الهمج وإن تجع تأكل عتودا أو بذح وني الراجز المهم ابن القيم سقوي قد هلكت جارتنا من الهمج وني وني الراجز أن تنقل بلو بحر رجز ولو سقوي قد هلكت جارتنا من الهمج على بغبلي و وتقام لترى همج المهم القيم وصوصيصة لقوي والهمج هنا مصدر وني من همج بمصدرني ومعناه سوء التدبير في أمر المعيشة كما سيبسي عيري دي, دي, دي kí ẹ máa darí ìgbésí ayé ìrìn lọ́nà jákújákú ọ̀nà jákújákú náà ń pè ní alhamaj wọ́n ní qad halakat jaratuna min alhamaj alábàágbé wa ó ti parun látara ìṣe ìgbésí ayé rẹ̀ dédédé wa in tajur ta'kul atudan aw badhah wọ́n ní tó bá ṣe pé ebi ń pa yóò máa jẹ ta'kul أو بذخ الله أعلم تنقلون به وقولهم همج هامج مثل ليل لايل wani in tagba lero pẹ̀lú hamajun hamij ó dà gẹ́gẹ́ bí gbólóhùn àwọn Lárúbá ta ma sọ pé leilun laayil wọ́n ma fi ń ṣe taukidi ni àti mubalagha so ah, wọ́n ma fi ń ṣe taukidi ni hamajun hamij so ah, wọ́n ma fi ń ṣe tàwọ̀kìdì nǹkan bá mú nǹkan báyìí wọ́n ni wọ̀rọ̀ yàáwù minan nas so ta ma ni laylun láàyè òru tó dúdú gẹ́bí hamajun hamij náà so ó túnmà pé rọ̀tìrátì yàn tó ti rọ̀tí pátápátá wọ́n ni wọ̀rọ̀ yàáwù àwọn ọmọgọ̀ alladhina وقوله أتباع كل ناعق wọ́n ní gbólóhùn tán lọ fi ti sọ́dọ̀ àlì ìtọ́ sọ pé أتباع كل ناعق àwọn tán máa ń tẹ̀lé gbogbo ẹni tí bá sàtìrí tí ń sọ́rọ̀ man صاح بهم ودعاهم تبعوه gbogbo ẹni tó bá pè wọ́n tó bá pariwo tó ké pè wọ́n سواء دعاهم إلى هدى yálà ó أو إلى ضلال àbí lọ síbi فإنهم لا لهم wọ́n níma billadhi yud'auna ilayhi wọn ò ní ma ń pa tí ń pè wọ́n sí ahaqqun yálà ó jẹ́ òdodo ni huwa yálà in tó ń pè wọ́n sí yẹn ó jẹ́ òdodo ni an baatil àbújá ẹ̀rọ fahum yastajibuna li da'watihi wọn kà máa dá ìpèpè rẹ̀ lóhun náà ni alal adyan lórí ẹ̀sìn jù nìyẹn àwọn ni wọ́n ní sùtá sí fẹ́sìn jù fa innahumul aktharuna adadan àwọn torí pa àwọn náà pọ̀ jù ló ń ka al aqalluna inda Allahi qadran àwọn náà kéré jù níyì lọ́dọ̀ ọ̀rọ̀ ọba wa hum hatabu kulli fitna àwọn ni wọ́n máa fi àwọn náà sì ni wọ́n máa fi ń wọ́n máa fi ń kẹná kó bá fi jò dáadáa àwọn náà ni wọ́n máa fi ń kẹná kó bá fi jò dáadáa wọ́n ni wọ́n yóò ṣàbò bí rọ́ọ̀mù ha fa iná ha yà àtẹ́zìlú ha olùdí wọ́n ni torípa àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn wọ́n fi tashbihan lahum bil an'am wọ́n fi wọ́n wé ẹranko ni torí pé na'iq lẹ olùdẹran náà ma ń pè ní na'iq wọ́n ni allati yun'aqu biha ar-ra'i tó sì pé olùdẹran ma ń fi ó ma ń pè wọ́n fatadhhabu minhu ma'ahu ayna dhahaba wọ́n a máa tẹ̀lé lọ sí gbogbo tó bá lọ ẹjọ́ àti sáwọn mẹ́ kan tí wọ́n tí ma ń dá tẹ̀lé yàn qala ó dà gẹ́gẹ́ ni tí ń pe in tí ò gbọ́ ni yan'iqu bima la yasma' ó ń pe ẹni tí ò gbọ́ in tí ò gbọ́ ó ń pe ẹni tí ò gbọ́ illa du'a'an wa nidaa' ìkà ń pe ìkìn pariwo lásán ni summun bukmun umyun fahum la ya'qilun wọ́n ni afọ́jú ni wọ́n ni wọ́n ah, ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni afọ́jú ni wọ́n bẹ́ẹ̀ sì wọn ò lè wọn ní làákàí wa hadha alladhi wasafahum bihi amirul mu'minin wọ́n ni èyí tí amirul mu'minin tó fi ròyìn wọ̀nyí huwa min adami ilmihim látara pé wọn ò nímà ni wa dhalamatu qulubihim àti wa dhulmatu wa dhalamatu qulubihim àti bí wọn ní يفرقون بها بين الحق والباطل تون لو سي اتولا ان يدودو اتيرو بل الكل عندهم سواء غبي ان كان لدو تي وان وقوله يميلون مع كل ريح وما وما تلبو اتغون وفي لفظ مع كل صائح نينو بلو مي او بي pẹ̀lú gbogbo ẹni tó bá pèpè ṣábàá àkúlàhùn ọ̀dọ̀ọ̀yìnfà bilghusni ọ̀dọ̀ọ̀yìnf wọ́n ni ó fi làákàí wọn àti ọpọlọ wọn ó fi wé bí gbogbo ogi tó lẹ́ àbí ká sọ pé òpó ogi tó lẹ stem gi tó lẹ wa shabbaha al-ahwiyata wal-ara'a bir-riyah ó wá fi ìfẹ́ ẹnu àti àwọn ìròrí burúkú ó fi wé atẹ́gùn ó fi làákàì tí wọn ó fi wé òpó ogi ó wá fi àwọn àfẹ́ ẹnu àti àwọn oríṣiríṣi ìròrí ó fi wọ́n wé atẹ́gùn wal-ghusnu yamilu ma'a a sì mọ̀ pé òpó ogi tó bá lẹ yóò ma tẹ̀ sí gbogbo bí yóò ma tẹ̀ pẹ̀lú atẹ́gùn ní ibi tátẹ́gùn bá tẹ̀ sí lóhun náà tẹ̀ sí haifu malat ibi tátẹ́gùn bá fẹ́ sí náà yóò pò gínà fẹ́ sí wà ń kúlù haula láká ẹ̀wọ̀n irú ẹni bẹ́ẹ̀ tẹ̀míẹ̀lú máa kulli hawan ima ń tẹ̀ lọ sí gbogbo atẹ́gùn ní gbogbo atẹ́gùn tó bá fẹ́ nírú wọn máa fẹ́ pẹ̀lú wa kulli da'in àti gbogbo ẹni tó bá pèpè التي لا تتلاعب بها الريح لا تتلا لا تتلاعب بها الرياح تيقي اتغمو لما في سي وهذا بخلاف المثل الذي ضربه النبي صلى الله عليه وسلم بالمؤمن بالمؤمنين إلي ودا gẹ́gẹ́ bí ìdàkejì àpẹẹrẹ tí Ànábì sallallahu alaihi wasallam fi lé kalẹ̀ tó fi wé àwọn mu'mini ó dà gẹ́gẹ́ bí eh, ìdàkejì àkàwé tí Ànábì sallallahu alaihi wasallam lé kalẹ̀ fi júwe àwọn mu'mini bil khama ó fi wọ́n wé bí thanks mina zar'i tufi'uhu ar-rihu marwatan wa tuqimuhu ukhra ó ṣe pé tó dà gẹ́gẹ́ bí pé ṣe pé atẹ́gùn yóò ma fẹ́lẹ̀ nígbàmí yóò sì ma atẹ́gùn sì ma jẹ́ kó dó sí sí nígbàmí wal munafiq anábi sọ pé munafiq ka shajaratil urz kàṣájára ti arzi ó dà gẹ́gẹ́ bí igi igi ráìsì ni allati la tuqta'u hatta tastahsilu èyí tó ti pé kò lè gé wọn ò kí ń gé àyàfi ìgbà tó bá tó sèso Al-Imam Ibn Qayyim tẹ́síwájú ha hadithi tí Al-Imam Ibn dákọ̀ yìí hadithun sahih hadithun sahih mukharrajun fi sahihayn tó ipò wà nú Bukhari àti Muslim ni tí a nabi sallallahu alaihi wasallam fi wí àpẹẹrẹ musulmi àti àpẹẹrẹ munafiki wọ́n ni fa inna hadha al-masal wọ́n ni ẹ̀rí àkàwé duriba lil-mu'min wọ́n fi wé wọ́n fi júwe mùmìní wa ma yalqahu min awasifi al-bala pẹ̀lú àwọn nǹkan tí ma ń débá nínú àwọn àjálù wal-awja'i wal-awjal àtàwọn àgbákan àtàwọn orísìírísìí àdánwò fala yazalu bayna kò ní yẹ kò ní máa bò yóò máa bẹ láàrin pé kó mọ́kó ẹni tí ó máa lálàáfíà àti kankan ní débà àtẹni tó pé yóò máa wánú àdánwò ni wà mihnatin wà minha àti pé ọlọ́wọ́ bó máa dánwò yóò sì máa wánú dẹ̀ra wà sihhatin wà saqam yóò máa wánú àláfíà yóò sì máa wánú rẹ̀ wà amnin wà khawf yóò sì máa wánú fọkànbalẹ̀ àti ìbẹ̀rù jẹ́ nítorí pé yóò máa ga ìgbàmí yóò máa yóò mọ̀ rẹ̀lẹ̀ wàyẹ̀mílù tààrọ̀tàn ìgbàmí yóò mọ̀ tẹ̀ẹ̀ nígbàmí wàyẹ̀ àtẹ́dìlò ókọ̀rọ̀ ìgbàmí yóò sì dódédé ngbàmí fayukaffa bilbala wọ́n ni wọ́n ma fi ṣe dáadáa fún pẹ̀lú àdánwò tó máa ń débà wayumahhasu bihi wọ́n sì ma fi fọ́ ọmọ wayulakhasu min kadarihi wọ́n sì ma fi fọ́

wọ́n ní in tó ń débà wọn nínú mọ̀mí nínú àdánwò kò dàgẹ́ kò sí kò fi bẹ́ẹ̀ sí ọgbọ́n kan fún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sì sí ìkẹ́kẹ̀ẹ́kan fún bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí yàtọ̀ sí èyí tó ma ń débá mọ́mìnì fàáàdì hálùl mọ́mìnì filbala alwọ́n kọ́ yí ẹ̀rí mùmíní pẹ̀lú ìfẹ́ẹnú àtàwọn olùpèpè fitna du'atul fitan àwọn olùpèpè fitna ta ní tó pọ̀ láyé lónìí pé wọ́n pọ̀ gan wọ́n sì wà láàrin àwọn salafi yún wọ́n sì ń pèpè pé àwọn salafi làwọn wà dọ̀láàl du'atul fitan على العهد لا يلوي ولا يتغير وني تزول الجبال الراسيات وقلبه على الهدي على العهد لا يلوي ولا يتغير وني الجبال الراسيات وني àwọn òkè tí wọ́n dó sinsin wọ́n wọ́n rán ilẹ̀ bẹ́ẹ̀ sì ni wọ́n wò wa qalbuhu àmọ́ ọkàn tí ẹ ọkàn mọ̀mí ní o ala al la yalwi lórí àdéhùn tó eh, ṣe la yalwi kódà kò ní yí padà wala yataghayyaru bẹ́ẹ̀ sì ní kankan ní débà wa qawluhu lam yastabi'u bi nuril ilmi wọ́n ni wọ́n wá ìmẹ́lẹ̀ pẹ̀lú ìmẹ́lẹ̀ ìmà walam yalji'u ila ruknin wathiq bẹ́ẹ̀ sì ni wọ́n dó pẹ̀lú òpó tó dún sisi bayyana sábàbà alladhi ja'alahum bi tilka al-masaba Al-Albani Qayyim sọ pé ìdí tí gbólóhùn tán وهو أنه لم يحصل لهم من العلم نور ونبي إما كبي ملفوا يفرقون به بين الحق والباطل توفي ليس يطلعن يدودو أتيانو كما قال تعالى قبل ما يا أيها الذين آمنوا اتقوا الله ولو بني يلبغودو اقايا الله باكسي وآمنوا برسوله كسب بنو جسره يؤتكم كفلين من رحمته أو بفنيني لقمجي نونو كره ويجعل لكم نورا يصف فيني إملأ تمشون به تاما في رين وقال تعالى الله باتقوي أو من كان ميتا سيني توجهك فأحييناه أوجي فدا وجعلنا له نورا أسجكني ملئ يمشي به في الناس تفيني لا نعوية كما مثله كما كما مثله ودا gẹ́gẹ́ bí en tó ṣe pé àpẹrẹ rẹ̀ fi dhulumat ó wà nínú gbekun laysa bi kharij minha tí ó ní jáde kun be وقوله تعالى تقول الله تعالى يهدي به الله من اتبع رضوانه ọlọ́wọ́ ọba ma fi ń tọ́sọ́nà ẹni tó bá tẹ̀lé ìyọnu rẹ̀ ní subula salam lọ sí ojú ọ̀nà àláfíà wa yukhrijuhum min adh-dhulumati ila an-nuri bi'idhni ọlọ́wọ́ bá sì ma ń yọwọ́ kòkó nínú gbèkùn lọ sí ìmọ́lẹ̀ pẹ̀lú yọ̀ndà rẹ̀ wa qawluhu àti gbọ́lọ̀ ọlọ́wọ́ tọ́lọ̀ sọ pé walakin ja'alnahu nuran a máa sí ní ìmọ́lẹ̀ نهدي به من نشاء من عبادنا اما فين توسنا ان تو با وا نينو awon eru wa ni fa idha adima alqalb hadha an-nur tí ọkàn tí ó bá ní ìmọ́lẹ̀ yìí sara bi manzilati al-hiran yo wa ni in tí ó ma wa ni iyèméjì alladhi la yadri ayna yadhhab tí ó ma ibi tí ó lọ ti sọnù en tó tó tó wò pé ẹniyẹn nítorí bó ṣe ń ṣe iyèméjì yẹn bó ṣe dàmú yẹn wa jahlihi àti aláìmọ̀kan rẹ̀ bi tariqi maqsudihi pẹ̀lú ọ̀nà tó yẹ kó gbà gangan ya ummu kulla sawtin yasma'uhu gbogbo ohun tó min du'ati al-batil tí ó fi lè kóra wọn bí ó kó lọ́dọ̀ àwọn olùpèpè burúkú fa inna al-haqqa mata istaqarra fi al-qalbi tó rí pé òdodo ní gbogbo ìgbà tó bá ti ní ilẹ̀ sí ọkàn yẹn qawiya bihi yóò lágbára ọkàn yẹn ó di nǹkan tó lágbára pẹ̀lú òdodo yẹn wamtana'a mimma yadurruhu gbogbo tí ó sì kópa lára bá yóò mọ̀ kọ́ fún wa yuhlikuhu tó sì lè kópa mú bá wa lihadha samma Allahu al-hujjata al-'ilmiyya sultana ìdí ni tí Ọlọ́run subhanahu wa ta'ala fi máa pe ẹ̀rí ẹ̀rí tó ti pé ẹ̀rí pẹ̀lú ìmọ̀ni ọlọ́ọ̀bá máa ń pè ní sultan nínú al-Qur'an وقد تقدم ذلك المهم بقوله سبقية فالعبد يؤتى من ظلمة بصيرته ومن ضعف قلبه wọ́n ni ẹrú ṣètọ́nù wọn wọ́n bá látara pé kí àgbọ́yé rẹ̀ ضعف قلبه àti kí ọkàn فإذا استقر فيه العلم تي إمارات ودو سبه النافع إما توصن فاني استنارت بصيرته أبوي يريو سن تمن منا وقوي قلبه أو كان يبدا سن يبارا وهذان الأصلان إكلا مجي وما قطب السعادة وناني إغنغوري ا آه، إجيري أعني العلم والقوة وناني كيان نيمة أتكيان ني أبارا وقد وصف بهما سبحانه المعلم الأول جبريل salawatullahi wa salamuhu alayhi wọ́n ní Ọlọ́run bá ti fi ìmọ̀ àti agbára Ọlọ́run bá ti fi ròyìn Jibril alayhi salam wọ́n ní in huwa illa wahyun yuha allamahu shadidul quwa Ọlọ́run bá ròyìn Jibril pẹ̀lú agbára mi Ọlọ́run bá sọ pé innahu la qawlu rasulin karim dhi quwwatin inda dhil arshi makin wọ́n ní allamahu shadidul quwa Ọlọ́run bá ròyìn rẹ̀ pẹ̀lú ìmọ̀ bí aláwọ̀kọ́ nínú suratul najm ni pé allamahu Ọlọ́run ẹni tó kọ́ Jibril gangan

ó tún ní ìtumà mí tó ju eléyìí lọ wọ́n ní ó tún ní ìtumà mí tó ju eléyìí lọ ní pé gbólóhùn rẹ̀ pé gbólóhùn tí àlì yìí sọ pé àwọn tó ti pé ọkàn wọn wọ́n ní pẹ̀lú wọ́n kà máa tẹ̀ pẹ̀lú gbogbo in tó bá dé bá wọn náà wọ́n pé àwọn ènìyàn laysu min ahli al-basair wọ́n tí nú àwọn ẹni tán lágbò yára alladhina istada'u bi nuri al-ilmi tí wọ́n wá ìmọ́lẹ̀ pẹ̀lú ìmọ́lẹ̀ ìmọ̀ wala laja'u ila alimin wọ́n sì lọ́sọ́dọ̀ olùmọ̀ mustabsirin tó fàlá mustafsirin wàlá muttabi'ina lil mustafsir wọn ò jẹni tí wọ́n wá ìmọ̀ bẹ́ẹ̀ sì ni wọn ò jẹni tí wọ́n tẹ̀lé olùmọ̀ fa inna rajula torí pé èèyàn ó imma an yakuna basiran yálà kún gangan fúnra rẹ̀ jẹ́ olùmọ̀ aw a'ma àbíkú sí pé òun gangan jẹ́ afọ́jú mutamassikan bi basirin فإن الرجل تركي يو إما أن يكون بصيرا يلا كسكون غنغالي رينا فنعلي أو أعمى أبي كسكي أفجني متمسكا ببصيرة يقوده كسكي أنتيو مدارير نيو مدمو أو أعمى يسير بلا قائد أبي كسكي أفججو كمان لا يسني تيو مدارير آه انتهى كلام الإمام ابن القيم رحمه الله تعالى so ẹnu kata kanun gbọ́lọ́wọ̀n ìmọ̀ ìbẹ̀rẹ̀ kọ́yìn ni láti fi sàlàyé atharu ìbẹ̀rẹ̀ atharu قدر يقول علي بن ابي طالب الناس ثلاثة عالم رباني ومتعلم على سبيل النجاه وهمج رعاء أتباع كل ناعق يميلون مع كل صائح ان يستبيئوا بنور العلم ولم يلجأوا إلى ركن وثيق هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك